بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم كاتي جفوان نبو محمد صلى الله عليه وسلم ní tẹ̀síwájú lórí kíka àwọn ayat àti àwọn ahadith nínú tírà khuturatul kadhib wa atharuhu as-sayyi'a wa mawqiful islam minhu wa min ahlihi títí a sheikh al'allama rabi' bin hadi umair al-madkhali hafidhahullahu ta'ala tí wọ́n kọ láti fi sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa irọ́ àti àwọn ewu tí ó wà nínú kí ẹ̀mà pa irọ́ ibi tàtíwádó lánàá ni hadith anábà muhammad sallallahu alaihi wasallam tani wa inna arba riba istitolatu rajuli fi irdi akhihi riba ti fi lágbára jù ọ̀nà ni kí ahọ́n èèyàn kó gùn síbi ma síbi ìjọmọlúàbí ọmọlàkejì rẹ̀ wọ́n ni ẹ̀lọ́wọ́nù e síjáàtì sahiha fawa hadithun sahih eh, Shaykh Al-Albani rahimahullah wọ́n mẹ́ṣẹ̀ nínú sílìsílátù sahiha wọ́n dùn shawahidahu hunak wa qala ta'ala fi as-samma'ina lil-kadhib wal-muta'aththirina bihim من اليهود والمنافقين ومن سار على نهجهم قال تعالى وأن الله سبحانه وتعالى وصننوا نقع وسماعون للكذب àwọn tí wọ́n máa ń tẹ́ ìtí ilẹ̀ láti fi gbọ́ irọ́ irọ́ ni máa ń dùn létí tí wọ́n nínú àwọn Yahudi nínú àwọn Jews ni àti àwọn munafiqun àwọn munafiki èèyàn ọlọ́nsọ̀ ní Qur'an ya ayyuha rasul لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تكمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون لكلمة من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم لم تؤتوه فأذروه ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ọlọ́run sọ ní kùránì pé ọlọ́run mú pèwò jí sí ọlọ́run ọba ohun mọ́jẹ kó bá oúnú jẹ́ nípa àwọn tí wọ́n ń ṣe pọ̀pọ̀ sínsìn láti fọ́n kúfù káàkiri ilé ayé kúfúrú làwọn bá jà bí kúfúrú ó ṣe fọ́nká wọn làwọn wá káàkiri ilé ayé tí wọ́n nínú àwọn tó ṣe pé wọ́n láwọn nígbàgbọ́ pẹ̀lú ahán wọn àmọ́ gbàgbọ́ wọn ò wọnú ọkàn wọn àwọn mùnáfikínú àwọn náà ni mùsùlùmí làwọn náà wọ́n láwọn náà wà láàrin ahán nìkan ni ó fi sọ because ẹ rí pé iṣẹ́ táwọn kèfèrí ń ṣe iṣẹ́ táwọn kèfèrí ń ṣe ìtfà unórí láhì bí afwahihim ká pa ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba pẹ̀lú ahọ́n wa ká àwòkọ́fà gúrótì ẹ̀sìn Islam bí súnnà ti ṣe ń fánká yìí ká dádúó irọ́ tó gbùdọ̀ lọ́má so iṣẹ́ táwọn kèfèrí ń ṣe òun làwọn náà ń ṣe wọ́n ma ń tẹ́tí gbogboro tó má ti lè pamáwọn ẹni rí náà ma ń tẹ́tí gbọ́n ti wọ́n irọ́ oló tó wà ń tàbí ọyauyauyauyauya iṣẹ́ tàà ma ṣe ti wọ́n nù àwọn ilé wọ́lá yìí tán fojú ànábì rí láyà láwọn mùnàfikún tán wà láyà ànábì kìí ṣe kékeré fa sallallahu alaihi wasallam wọ́n sì lọ ẹwọ irọ́ tí wọ́n hun àdínsì yawa Aisha radiyallahu anha dè ní ilé ní irọ́ wò tán Abdullah bin Ubay bin Salul alayhi min Allahi la'in ó sì rí nígbàtí incident tó ṣẹlẹ̀ tí yàwó Aisha radhiyallahu anha tí wọ́n gbàgbé wọn sí ibi ìrìn àjò kan tẹ́nìkan wá mú wọn wá Abdullah bin Salul ó sì dájò kó sí ó sì ìrìn tánsìbó ni a ah, ó ń zì náà ni obìnrin yìí ọ̀rọ̀ tó sọ láti if kò rí zì náà kò rí pọ́n bára wọn sí ẹkùn rí ẹnìfin ló ni ó ń zì náà lérí wallahi dè ní Iran wọ́n ń ṣe dè ní wọ́n sọ dè ní kódà ní Yemen àwọn wúfí ní Yemen wọ́n ń pè yàwó Aisha ló ń zì gbogbo tó bá ti rí sí àlàyé lè ní báyìí ó ma gbọ́nbẹ̀ pé Aisha o zaniya ni Ànábì dẹ̀ sàbòsí ni tó pọ́ jẹ́yàwó rẹ̀ Ànábì wá bò Ànábì ò ṣe hajjú lè lórí wallahi bọ́ sí sọ dè ní ẹwọ yọ́rọ́ tẹ́tí pẹ́lá jẹ́ òkùsì ni gbogbo tó wá ti wá ń parọ́ Abdullah bin Ubay bin Salul òun náà ma gba commission rẹ̀ nígbà tó ṣe pọ́n ló institute ìrọyìn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n institute ìrọ́ lè ní iná ẹ̀yìn tẹ́ẹ̀hù irọ́ Boko Haram máa wò ní súnnà ẹ sì wò wọ́n sùsùn ẹmọ̀ pàwọn nìyí kí n ṣe Boko Haram ẹ sì hun irọ́ ẹ bíúdì rẹ̀ ma àkọ́wọ́mìn àfàríìn ẹ jọ lọ pàdé ní kọ́nà kan ẹ jọ fọ́ọ̀mù ẹ̀ pé Boko Haram ni wọ́n orúkọ burúkú tẹ́mọ̀ pé yóò ṣà náà wọn ẹ̀dàkùn tàbí gbọ́ Boko Haram tí ó dùn kí la lè tẹ̀ ọmọ yí o bákò wọ́n wàhábíyà wàhábíyà ò lọ́mà bákò wọ́n ní madáhílà wọ́n gbà wọlé gan ní bẹ́ẹ̀ ni madáhílà níwá bákò wọ́n jàmíyà kọ̀ wọlé madu generation tí wọ́n yóò tó lọ wáhùn ní ìsìn báyìí years lẹ́yìn ikú ànábì bẹ́ẹ̀ ni àríbẹ̀ ẹ̀kọ́ 1446 years lẹ́yìn ìjẹ́rà náàbì ìjọ ẹ̀kí 1500 and something years tán ti pàrọ̀ ìmọ̀ ìyàwó Aisha ni irọ́ ò tán dẹ̀ ní ẹwà wàdú ládátà tán pàrọ̀ wọn bá sẹ́kí ládátà ti pọ̀ bẹ́ẹ̀ ni bí ó sọ àmọ́ pọ̀lọ́ títí di yàmù kì yàmù tó ráwọn yóò ní stop rọ́ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ hun àwọn irọ́ àwọn tán hun irọ́ mílìkìdà àti pọ́n kó ẹran lọ fún ya wọn àwọn dàmọ́lẹ̀ ní wọ́n ti kó láyé àmọ́rọ̀ sí wà bí lókùn ìgbà tán bá ń pa irọ́ yẹn bẹ́ẹ̀ tẹ́ mọ̀ gbaládá yìí because ẹ̀mọ̀ wípé irọ́ burúkú ni láti fi pẹ́yìntì òdodo ní ọ̀nà tí kèkè ń ṣe tí ẹ̀ ẹwà wọ́n tán hun àwọn irọ́ mọ́ Muhammad bin Abdul Wahab, rahimahullah wọ́n ló gbẹ́sìn tuntun dé ní Wahhabi ní igbáwo ní kòkó bábá sásun ní irọ́ ń lọ́dẹ̀ ní lọ́dà láàrin àwọn Sufi general Wahhabiya Wahhabiya ẹni tó kọ́kọ́ gbé irọ́ kalẹ̀ àbáwọn tó kọ́kọ́ jọ pàdé àpòpọ̀ gbogbo wọn sì máa gbaládà wọn títí di èní eléni títí di àmàlì kìíyàmà wọn máa gbaládà yẹn lọ gbogbo nítorí àwọn aláìmọ̀ kọ́ padà bá wọn gbà wú gbogbo náà máa wí wọ́n máa wí wọ́n máa wí wọ́n máa wí títí tí ọlọ́ọ̀bọ̀ fi san oníkálùkù lẹ́sìn wàláì tẹ́lómi bá mọ nǹkan tó bá mọ bí wájú ọlọ́ọ̀bá ó ṣe rí tó dẹ̀ mọ tó wọn lọ pàdé wájú ọlọ́ọ̀bá ni wàláì yóò sun ẹkún tí ó fi kò yóò sun ẹkún yóò kò ní istighfaru nìkan yóò máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ yóò wá máa sun ẹkún ní gbogbo òru gbogbo ọ̀sán kò ní jẹun kò ní mú mẹ́tò fi kú wallahi tó bá mọ̀ nǹkan tó ti ṣe kalẹ̀ síwájú Ọlọ́run ọba nínú muharabatul haqq ìgbógunjà òdodo pẹ̀lú àwọn àsàlíbù àwọn kèfèrí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lèyàn àrọmọ́ parọmọ́ kò sí kí ló ṣe ló jẹ́ kí wọ́n kìfì rí táwọn sọ̀rọ̀ ń pa wọn wọ́n bídà tán sọ̀rọ̀ ń pa wọn èwo ni in tán sọ pa wọn èwo ni wò sí ń bẹ̀ ó yá sọ yọ̀kan pé èyí tẹ́yìn náà sọ ìwọ̀n kí n ṣe mú wá àwọn kírísítẹ̀nù bàkí mẹ́ta lọ̀kan ọlọ́run mẹ́ni wọ́n gbà náà èyí ṣùgbọ́ là náà dùn in tán ní àbí kò correct nítorí ẹ̀rí báyìí nínú Quran kódà kò tún correct nítorí ẹ̀rí báyìí nínú Bíbélì very simple ẹmú nǹkan táwà náà ń ṣe wá a ìntẹ́ iná ń yíò kò correct according to your book to the Quran to the Sunnah ẹ̀rí pàmọ̀ pàjọ àlórí plain ground kódà ní ètà ara wa àjọ ń ṣàlàyé fúnra wa ní a àfá ìntẹ́ ń sọ yìí aya ni o tako a ó dẹjá jọ wo tẹ̀fí wa aya a ó dẹjá jọ Ah, ah okay ah ìmọ̀ ìntẹ́sọ̀ yìí kò wá kọ̀rẹ́tù báyìí báyìí báyìí àmúkàkà dédé wá wò sùsù kí mo lè pè àwọn ẹni yíò ah Boko Haram ni wọ́n tí máa ti pè wọ́n Boko Haram ọ̀rẹ́ ti tán àbí òtán ó ti tán ogun káwọn ọlọ́pàá mọ́ lé wọn káàkiri kan ma fi bọ́n wá wọn káàkiri ẹmú ẹmú ẹmú ẹmú ìtàn fẹ́ because àwọn ò ní yẹ à nígbò lẹni tí terrorism that terrorism tẹ́ fi wa àwọn náà ń gbógun jà terrorism yẹn nẹ́jù aslan ta ló ń gbógun jà suicide bombing ṣe kèkì ń sáwọn àfáà iná pèpè sí suicide bombing ni wà láàrin ní àwọn àfáà wọn ṣe fásitì kí suicide bombing wà òkìfà ta ń kanù tíra kódà fídíò ń bẹ wallahi ń bẹ this gloss on YouTube fídíò ń bẹ káfà mọ́ sọ pé suicide bombing kò sí tó ṣe èyí náà kìí ṣe Boko Haram èyàn tí wọ́n ń gbógun jà suicide kódà protest gan tó ti gba ọgbà máa ṣe protest kí nìdí gbogbo tí ó bá ti jẹ́ bí ìdàlúrú ìdá omi àláfíà lúrú ìtú nǹkan máa ṣe àmọ́ ká ṣàlàyé òdodo awárí nínú ẹ̀sìn Islam pé ká ṣàlàyé òdodo wájìbù ni ìtorí ṣe ìtọ́nù òfẹ́ àwọn òsì nígbà fún ṣe ìtọ́nù tiwa ìṣàlàyé òdodo ìgbógunjà ìbàjẹ́ léyìí tí ma ń dayé mú wájìbù ní káwàá sí sọ́lọ́ wọn sọ pé àwọn kìfì wípé sama'una lil kadhib àwọn tó máa ń ṣe tán àti gbọ́ yọrọ inú tẹ̀ náà dùn wọ́n gbẹ́rọ wá bá ọ láìsí wádìí láìsí anything wọ́n náà ti ń gbẹ́rọ káàkiri láìsí wádìí fa irọ́ kan máa fún káàkiri nígbà tó bá irọ́ tó ra bẹ̀rẹ̀ láàrin méjì báyìí ẹ wo ọjọ́ náà lọ́hùn ṣé fídíò wà láyé Abdullahi bin Ubay bin Salul ṣé fídíò wà kò sí fídíò ń gbà ń gẹfà kò sí YouTube ń gbà kò sí Facebook ń gbà ẹ wo wọ́n ṣe spread káàkiri ayé how much more ìní tí gbogbo wàsáìlù tí kan ma fi spread ti wà tí ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala níbi ma payọ́rọ́ ma àwọn èèyàn wallahi ojú ọ̀nà munafiki ni ojú ọ̀nà àwọn kìfèrí you have ọlọ́ni yuharrifuna the kalima min ba'di mawadi'i àwọn náà ma ń change ọ̀rọ̀ kó níbi tá gbé ọ̀rọ̀ sí ẹ jẹ́ fún ilé example mo ń sọ fún yà báyìí pé ah kí ní Haram haramu ni ẹjẹ́ fún example tó kẹsì náà mú ní masalan ah, kí ẹ ma jẹ rìbá haramu ni ṣe kìí sí haramu ṣe haramu dàbí ṣe haramu ok ìwọ wá lọ síbi kan ìwọ wá fẹ́ lọ kọ iṣẹ́ kan iṣẹ́ ẹ̀dẹ̀ ní iṣẹ́ tán kọ́mbẹ̀ méjọ́lì ní pé bọ́n ṣe mọ́ jẹ rìbá ni wọ́n ni ah ma study eléyìí o ní tó fẹ́ study yìí o n pé rìbá náà jẹ́ mẹ́ inú ẹ̀sìn islam tẹ́mì àtẹ́sì jọ ń ṣe kí ni rìbá kí sí na ń pè musulmi ṣe musulmi ẹ̀sẹ̀ tó bá ń tẹ̀lé ọlọ́ àtànàbì mọ́ni ṣe musulmi nù àbí ẹni tí bá ti ń tẹ̀lé ọlọ́ tí ń tẹ̀lé ọlọ́ni a má jẹ rìbá o kì í ṣe ó gbọ́ yín bẹ̀yẹ pé education is haram ṣe ó gbọ́ yín bẹ̀rẹ̀ tí mo sọ pé education is haram education is forbidden so gbọ́ yín bẹ̀yẹn but in tó jẹ́ haramu ní ẹ̀sìn islamu tẹ́mi ń bọ́ yọ ń bẹ̀un in tó jẹ́ haramu sí ẹ̀sìn islamu lèmi ń yọ fún pé léyà haramu ni ṣé wọ́n ló gbà pá haramu ni a lóòtọ́ haramu ni ọlọ́ in tán pè ní yuhaburifuna al-kalima an ba'di mawadi'i wọ́n mọ́ tá ń sọ wọ́n wà change ẹ̀ wọ́n mọ̀ wó èmi tó ní pé wọ́n gbà pé education is haram software engineer ni mi bó ṣe ń wò ṣe mọ́ software mo sì gbà pé àrámù ní àwọn ah, ìmọ̀tẹ́mì ti ń jẹ́ engineer bẹ̀ yìí ìtumọ̀ ní kí mo lè build mobile application àbí mo lè build web application àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mo dẹ̀ ma different programming languages kódà mo sì ń learn dè ní tó bá túnmọ̀ mo sì ń learn mo sì ń study dè ní bó ṣe wáyé láàrín tó tún já wọn tó tún lọ fà nínú àwọn programming languages mo sì ń lẹ́ dènídè ní mo sì ń sọ fún yìí èyàn tó gbà pé education is haram nú o òun ní lẹ́ni lọ́wọ́ yìí òun ní lẹ́ni education wá wo programming language tí wọ́n ń kọ́ yẹn ṣebí Lárúbá ló ní àbí ah, Yorùbá ló ní àbí ṣebí nù Kùránì ló wà àbí ṣebí nù Sunnah ní programming wà àbí JavaScript wà ní programming C sharp wà ní programming Dotnet wà ní programming àbí ẹ̀yàn eh, ó wà ní Kùránì àbí ṣẹ́kẹ̀ kí ń ṣe study àwọn ìbó náà ni study ìbó náà ni àmọ́ sí ara ó wá mọ̀ wó inú ètè mi wá ń lẹ́ ní ìnà ó wá ní àwọn ọ̀nà míì náà tó pé ah, programming ẹ má kọ́ àwọn ìkan báyìí báyìí ó ní kàtàkì ní web cryptocurrency wọ́n ní àbú ẹmọ́ kọ blockchain àbí tẹ́bà kọ blockchain ẹmọ́ tẹ́lò fún o because blockchain wọ́n ma ń lò due to pé security stuff ni so wọ́n ma ń lò fún àwọn àwọn tán jẹ́ majorly ti ma ní ké blockchain ní báyìí ní tán ma ń gbọ́ yìí ní ké bí pé cryptocurrency ọbẹ̀ bẹ̀ lọ cryptocurrency dẹ̀ ní àrámù nínú ẹ̀sìn Islam wọ́n sọ fún wọn pé àbú tẹ́ àbí ó wá níbi kan tẹ́ ń kọ ibi tẹ́ ti fẹ́ lọ kìíní ara àrámù pọ̀ àrámù lẹ́mọ̀ jẹ́ mẹ́ ẹ lọ kọ níbi bí ibi bí ìwà ibi ìwà sẹ́fà ó wà kìíníkà ó wà kìíníkà ẹ dákun in tí mo sọ ohun kí ló gbọ́ tó rọ̀ gẹ́mẹ́ language wọ́n ní àrámù ni èyàn tí kòkòrò ní fáàkì wallahi tó wà as clear as simple as abc very simple arithmetic ní táwà ń study lójoojúmọ́ tàà ń se lójoojúmọ́ tàà ń tàà òun ni pé ah kódà ẹwọ ẹwọ ẹwà mọ́ rẹ́lùmí pé ẹmọ tó wọ́n fọ́dì ní mọ́jẹ̀ kó wá tàn tó bá pààlùmí tàn pa irọ́ ó rí irun gbọ̀nlẹ́kẹ̀ tí ẹ̀nẹ́bà kódà ṣòkò tó ti ẹ̀nù ní tó lè ibi tí ayé tún bàjẹ́ délé ní túnù ah ìmú òbí àwọn tán parọ́ mọ́ òbí àwọn kódà àwọn súfìgò ti ṣe oníkálùkù sí bá ti ẹ̀lọ wọ́n ti láwọn khalifa láàrin àwọn òní láti ṣe mọ́ tọ́mákà ti gbẹ́ni sọmọ́ àkàpà wọn èèyàn wọn láàrin wọn láàrin èèyàn wọn tán ti gbìn sáàrin àwọn ọmọ yìí ti ń dàmú ọyọyọya ẹbá wa ẹbá wa irọ́ olú tún sáwọn tó áwà torí pa fẹ́ please èèyàn a wá sọ wípé kí náà ń pè kóbìnrin mọ́ rí oó aláàdí ni ìrìsìlátò wà di aláàdí nítorí pé àfẹ́sẹ̀ èèyàn àwọn aburú tó bá wà ń bí nǹkan kò sí tó sí education kódà wájìbù ní bóòlù sí níwà educated normally ó wà à kódà ìwọ tó bá makéw wà lẹ́wà educated kí náà ń pè lẹ́ducation sí bẹ́ ilẹ̀ lẹ́ndàmára ìwọ tó lè kọ́lé tó jẹ́ bricklayer tó lè kọ́lé tí ó dúró tí ó níwó pàwá ó wà educated ẹni yóò ní pé àà ah, ìwà educated ah ìwọ tó ma ìwọ tó lè ṣe plumbing wá ní àmì ah, ìwà educated ni kí ló tó fi wà educated you are educated what do you mean Ben? because in tó ń ṣe yìí you are a specialist in your field iṣẹ́ tó ń ṣe yìí <coughs> specialist ni ọ́ ah mo lè ṣe báyìí ó lo calculation ó lo calculation ah ó calculate i width àti height ó fún òkè òkè pákó lẹ́ntì olú ẹka ló ń bí òkè ó yẹ gẹ ẹgẹ báyìí lóòrùn ó ti gùn jù ẹgẹ ó yẹ fi kún education kọ́ lè yìn ìwọ́n to ń farm farmer wọ́n sì bà wọn ah, kí ní kàjẹ́ sọ́dúkà àwọn ìkí náà ń pè bẹ́ẹ̀ owó tí fáàmà ní só ní tó ń tara rẹ̀ tó ń lálà sí ayé rẹ̀ dànù fáàmà wà educated nígbàtàwọn ìbò dé Nigeria kátó it was like kèkíṣe Nigeria as a whole not not iwa bí Sokoto Empire Kano bẹ́bẹ̀ lọ ní West báyìí a bí i Ọ̀yọ́ Empire bẹ́bẹ̀ lọ East náà láwọn ọba wọn tamọ̀ jẹbẹ́ bẹ̀rù wọ́n bá àwọn northerners lẹ́ni tó wà educated limada yaqra'una wa yaktubun wọ́n bá wọn ará Yorùbá lẹ́ni tí ó wà educated because la naqra'u wa la naktubu kí keep record ní ìsọ̀rọ̀dà àwọn awúsá báyìí wọ́n láwọn record àwọn kìnnìkan ìgbàtàfà alábẹ́ Mali empire kìnnìkan Songhai empire kìní kan oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so they write and they write Arabic they learn Arabic they speak Arabic they study it this is education China wọ́n wà educated ibẹ̀ náà rí <laughs> sánsẹ̀ ìbúnbẹ̀ ni bọ́ wọ́n wà educated àbí <laughs> chọ̀nchọ̀nchọ̀ náà sọ chìnchìnchìn yẹ̀yẹ̀ tó lè gbọ́ Russia no were educated this is common sense wọ́lẹ́ ọ̀rọ̀ tá ń sọ yìí ọ̀rọ̀ tó clear táwọn christian nìkan sọ nípa bí kí intellectualism ti di rédè kò wúlò má in táwọn yẹn fi ń wìn láyé ìyọrọ ni ká fi ẹrọ wìn àmọ́ ẹjẹ́ aṣọ táwọn yẹn sọ gangan káwá ṣe nákùdù kíní ohun ní i'm still a student learning programming languages computer language is new. ṣe student lèmi tí mo ń bọ́ sọ́rọ̀ yìí tí máa tún kò mi báyìí time wà tí mo fi ń katẹ́rà máa ti parí èyí time wà tí mo tún fi ń jòkó tí tún mú pen tí tún mọ́ kọkàlẹ̀ láìpẹ́ òkè bá o sì nígbà pé education haramu ni o sì bẹ̀rù alìkíyàmà rẹ̀ o sì ń pàírọ̀ ìkàkàkiri gbogbo ayé Allahul musta'an so kọ́lọ̀ ko kó sànù ko kó jẹ́ káwọn yẹ́ tètè kí náà ń pè yìí ẹ̀yìn eh, severeness bó ṣe lè tó severity nǹkan tí wọ́n bá kàkiri kọ́lọ̀ jẹ́ kẹ́tẹ̀tẹ̀ mọ́ bó ṣe nítorí wọ́lẹ̀ tó mọ́ ṣe ń súnà ní pé ẹ̀wú mọ́ bá kódà wọ́lẹ̀ kí tó lè sọ̀kan parí àfikí kọ́kọ́ mọ́ pé sí lóòtọ́ lẹ́ni yìí bí ṣe ń sọ náà ní àrí nítorí wọ́n bèèrè pé ṣé bó ṣe ń sọ nìyẹn ó kàn wí kíní kan ó wí ókè ẹ̀tì ẹ̀jẹ́ kí n gbọ́ kíní ẹ̀ nọ́ọ̀lù fẹ́ ṣe ọgọ́dù fi hàn báyìí mo fẹ́ ṣe ọgọ́dù wà lẹ́yìn kọ̀ọ̀kan gbọ́ọ̀dì rẹ̀ ẹjẹ́ gbọ́ọ̀dì rẹ̀ ẹjẹ́ kìí ṣékù ọbí mọ́ sọ kìí ẹ̀ ṣékù ọbí because kìí kan wà ṣékù ọbí mọ́ sọ fún yí pé táàmà rẹ̀ ṣe rọ́dù fún yàkan àwọn olọ sínú tíra ẹni ẹgẹgẹgẹgẹ fún rẹ̀ ẹfún mi tíra tó kọ wọ́n wà wo tíra rẹ̀ ṣékù wà kó ti ẹ̀ mistake wọ́n kò mistake náà síbẹ̀ ibi tó fi full stop full stop kíníkà kíníkan wọ́n lè wá ṣe tàlíkì ló pé mistake ló ṣe ń bí gbogbo ṣe kọ́ bẹ́ẹ̀ láti gbé wá wọ́n wà ní pé kádà kádà fi kìtàbí bó ṣe kọ́ sínú tíra rẹ̀ mú wà sọ̀wàábù kádà wọ́n ẹ̀sọ̀ wá máa mú ọ̀rọ̀ lẹ́ọkọ̀ kan pé line 1 tó sọ wọ́n ní Sayyid Qutb ẹ̀sọ̀rọ̀dù Sayyid Qutb àbòsílẹ́sẹ́ wọ́n láà ń wá jòkó ẹmí tó wá se ní wọ́n lọ ra gbogbo tíra Sheikh Rabi tẹ̀yẹnyẹ tàbí sí rọ́dù sí kútùbù wá jòkó wọ́n wá lọ ra tíra sí kútùbù náà fúnra rẹ̀ wọ́n wá tún kó sẹ́gbẹ̀ kan náà wọ́n wá ń si sí ran báyìí afẹ́ wá mistake kan jáde ibi tán ti parọ́ ma wallahi wọ́n rí rọ́kan mú wọ́n wá wá wọ́n pọ̀ wáfúdù wọ́n wá wá wọ́n bá Sheikh Rabi mọ́ká ń ni. Sheikh hate èèyàn gidi ní tẹ́lẹ̀ àmà aláìkìí láì àmì ta mọ́gbọ́n ni pé irọ́lẹ̀ ń pa mọ́ Sayyid Qutb kódà wà rí pé wọn ò tún mú tó gẹ ẹgbó bí tí àwọn ilé ìjọ́ lòdòdó dé weapon táwọn ń lò against wọn òdòdó weapon wo náà ń lò against wa irọ́ wallahi a ní ní Nàìjíríà yìí àwọn tí wọ́n ń sọ èèyàn kẹ́kọ́ lè yùn ṣe gbọ́ kẹ́nibọ́dì pé ní Boko Haram wà láì fídíò kan bẹ̀rẹ̀ fún mi mo kà jálò lórí Facebook ni lẹ́yìn kan pariwo ní kíníkà kíníkà going to school is nonsense going to school is on gbógun ti school tààrà nípa wọ́n àwọn kíníkà pé ó wọ́n mọ́ point àti fact wà ń bẹ̀ pé ẹni tàbá parí school iṣẹ́ wò láàrí ṣe ó wọ́n mọ́ fact wà wọ́n wò pé ẹgbò tábù sí báyàwó ẹ̀jẹ̀dẹ́ ẹ̀pọ̀ ńlá mọ́lẹ̀ pé going to school gẹ́gẹ́gẹ́ fún àrẹ àṣírí ilé ìṣẹ́ boko haram àwọn sọ fact àti reality fún nígbà tí ẹ bá enlighten èyàn ike come learn this do this ṣe you can start this on your own kódà ibi tí ó tún yára ní pé lọ́dọ̀ tí wá kí náà ń pè program tó wà fún yí fún teaching àwọn èèyàn yàtọ̀ sí islamic education tàtún kọ́ àwọn èèyàn ayé tún wà fún ìmọ̀ ọkọ́ wọn láwọn ìmọ̀ ayé léyìí tí ó wúlò fún wọn láyé kódà wà ní plan àti teach àti train àwọn ọmọ ipé gbàtí ma fi train níbi àwọn bí i engineering plan èyí wà lọ́tọ̀ ya ok a fẹ́ train ilé níbi engineering nígbàtí ó bá fi pé so and so years ó yẹ kó lè build nǹkan báyìí fúnra rẹ̀

àwọn ọmọ tí wọ́n mọ̀ mathematics àwọn ni boko haram tí wọ́n tí wọ́n ìwọ èyí tí sọ̀rọ̀ olóòdó ni o aláìmọ̀ká ni o but ó ní agbára gan wallahi ó ní agbára so ìwà wọn munafiki ni ká kò níbi tọ́pìkì tá ń fà ká wá mú irọ́ ká hun irọ́ ká hun ká pan irọ́ bí ọkà sínú ewé káwà mọ́ tàá lọ́pọ̀ káwọn èèyàn bàbá wa rà so ọlọ́run ni ulaika alladhina lam yuridillahu an yutahhira qulubahum ọlọ́run ṣe ráwọn òpòrọ̀ yìí àwọn tó ṣe pé ọlọ́run ò ní fọkàn wọn mọ́ ni ọkàn yaman kiyaman ọkàn dúdú ó ti máa rójú wọn ojú wọn ti ń dúdú láyé àbí tó bá rójú àwọn òpòrọ̀ yìí ó sì máa rí dúdú lómi níbẹ̀ ó mọ̀ rí ìyẹpẹrẹ ìdúdú wọ̀lọ́ ìlójú wọn ọlọ́run ló wò ní fọkàn wọn mọ́wù lahum fi dúníà khizyun ojú ó tì wọ́n kò láyé yìí wa lahum fil akhirati adhabun adhim ọlọ́run tó bá di yawmal qiyamah ìyà kí ni inú in tí ma ń bí ẹnu nífà ní ìsìn láàrin àwọn brothers tó ń pè ní Boko Haram a ní láti yan kádẹ̀ ma nítorí bẹ́ sí ń tẹnumọ́ irọ́ yẹn a ní láti ma tẹnumọ́ òdodo àti nàkídù rẹ̀ pẹ̀lú ẹ̀rí ó ti rádùgbù nàkídù tó kọ́kọ́ wá fọ́ ní ìsìn brothers ó rẹ̀nù tó yẹ pé bí i kí náà ń gbé eh, kí náà ń gbé ó gbogbo àwọn kìíní tí wọ́n wá ń lò fún MTN tí wọ́n fi ń browse tí wọ́n fi ń ṣe kìíní rẹ̀ òun mọ̀ ti fún tẹ̀dọ́rì Boko Haram ṣe education kọ́ lè ní ṣe kìí ṣe western education ẹlákùn ṣe lágbá ló ní kìíní ṣe inú Koran láti rí bọ́sẹ̀ ṣe networking ààrẹ lómi cloud computing ẹlòmí tẹ́kọ́ data science software testing back end orísìírísìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlúm tó ṣe pọ́ lọ gbáyé lè ní àwọn ìlúm tó ṣe pọ́ lọ òní ń kọ̀ntú AI robotics bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àmà tó ṣe pé láyé lè ní o ìmọ̀ tó wà mọ̀ọ̀tábàrù àwọn ọmọ tó ṣe pé tó years kódà 2-3 years ó ti ní CV ó ti ní project ó ti ní portfolio ó ti láǹfàní àti ma apply fáwọn iṣẹ́ àwọn èèyàn ṣiṣẹ́ online nínú ilé remotely ó dẹ̀ apply fúnṣẹ́ bóyá ní UK àbíkọ́ apply fúnṣẹ́ kan ní Saudi Arabia àbíkọ́ ilé lọ́wà ó sì ma bá wọn big big companies ṣiṣẹ́ ń bẹ̀ ẹwọ kẹfà ẹwọ ṣe eléyìí wà ní pé kí náà pè yìí ipa ah they believe education is haram ah ah in tó wọ́n bẹ̀ ni ó sọ kí ni tàbí di pé haramu gẹ́gẹ́ ni ó so kò ní sọ yíò kí haram, bílùkẹ́ haramu ṣe wọ́n tó rí pé ó kì ní ìsinmi àkíwá tó gé mọ́ fẹ́ study kí má di kèfèrí mẹ́tẹ̀lẹ̀ kí ní kèfèrí mẹ́tẹ̀lẹ̀ ṣe yíwà ní ìsinmi pẹ̀lú sẹ́tẹ̀ ilẹ̀ ẹ̀yìn kan ni ah afá Boko Haram ní ògbàtẹ́ ìgbà iṣẹ́ yìí ah a ní ìjẹ́ àrámù iṣẹ́ yìí ó tọ́ka kọ kò sí tó ṣe mo lè kọ́ different languages mo lè kọ́ kíníkà kò sí tó kàn mí but ṣe kí wọ́n ṣiṣẹ́ àrámù kí wọ́n ní ìfẹ́ kọ́ wá ní ah, Boko Haram níwọ̀n kódà àwọn ìṣiṣẹ́ kíníkà ah, ah. wa ta'ala wallahi ká fi rọ́ wallahi kò sí kò wallahi ọlọ́n lahum fi dúnìyà khizyun wa lahum fil akhirati adhabun azim sheikh rabi ni pé unduru ma fi hadhihi al-ayat min adh-dhammi wa at-ta'n ash-shadid lis-samma'in lil-kadhib àbáni ẹwọ kí náà ń pè ìbú ẹnu àtẹ́lù àti ọ̀rọ̀ tó lé nípa àwọn tí wọ́n máa ń tẹ́tí wọ́n lẹ̀ fún irọ́ alladhina yanqulunahu fil afaq àwọn tó ma ń gbé irọ́ káàkiri ayé wal iyadhu billah àwọn wá ìṣọ́lọ́ ọba kún bí dúnà tarawwin wà dúnà tathabbutin láì ní tijú láì tẹ̀ ní ṣèwádìí wà dúnà bahthin fil haqiqa láì ní ṣe ìwádìí pé ṣé lódodo ní ìṣẹ̀lẹ̀ wa inna khusuma ahli sunna min ahli al àwọn ọ̀tá àwọn onísúnà nínú àwọn onífẹ́ẹnú la yatamatta'una bi nasibin min hadhihi as-sifat wọ́n gbádùn àwọn irú àwọn òròyìn irú àwọn òròyìn náà ń lò àwọn weapons wọn nìyẹn wa yukhsha ala ba'dihim an munafiki because in فيستوفي هذه الصفات الذميمة وما يترتب عليها من ذم وعقاب كما دي pé àwọn sifati àtàwọn tí man jẹ́ látara rẹ̀ yó padà lọ sí eri sawen ni le man ba fa wọn bidai pé ẹ wọn ba yan kuma di yamal kiyama edin wájú Ọlọ́hun Ọba ẹ kàn bára yín láàrin àwọn Abdullah bin Ubay bin Salul torí et into iminu ibi tó ti padà wọn kúnde tó ti wọ́n wọ́n wọ́n gbogbo àwọn ìwà mọ̀náfìkí ló ti lò tán níbi ká mọ bá wọn ọ̀tá ṣe ká mọ gbógun ti àwọn tó lórí súnnà ẹ̀yin ìlànrí pẹ̀lú àwọn súfí ẹ̀yin ṣe peace conference pẹ̀lú wọn ẹ̀yin ìlànrí pẹ̀lú àwọn láwà ní ọrọ̀ Rabi al-Madkhali ẹgbógun já Sheikh Muhammad Aman Al-Jami ẹgbógun tí the same set of individuals ẹlẹ́ ń dìfẹ́ndì àwọn àṣáyẹ́rọ̀ ẹláwọn àṣáyẹ́rọ̀ ń súnnà níwá ẹlẹ́ ń wọ́n àwọn súnfí wọn ń súnnà ẹ̀yìn wọ́n àwọn màláhídà zanadikọ̀ àwọn tágbà pé Isa ò ní padà wá láyé má ẹ̀yìn wọ́n wọ́n ní Islam ẹ̀yìn wọ́n wọ́n ní súnnà ẹ̀dẹ̀ ń gbógun já súnnà àtàwọn ní súnnà ẹwùn kan so tánàbí bá wà láyé ẹ máa wò nítorí àwọn tẹ́ ń gbógun tí àwọn tó wà lórí tọ̀ríkọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam so tánàbí tẹ́ni bá wà láyé ànẹ́bí sáfù lẹ́wà ṣe sáfù àbí Bakr àti Umaru lẹ́wà ni àbí sáfù ẹ̀kínẹ́gbẹ̀ eh, àwọn Abdullahi bin Ubay bin Salul àtàwọn yòókù ó kílẹ̀ pọ́nà kejìlẹ́wà kí n sọ́dọ̀ àwọn Abubakar àti Umar lẹ́wà torí Abubakar àti Umar àwọn dúó síwájú bá ìpáwó dífẹ́dà nẹ́bì ní sallallahu alaihi wasallam ṣe bá tí wọ́n dúó tán dífẹ́ndì súnnà nẹ́bì lé ní tán gbógunjà gbogbo ànù ṣe bá wọn lẹ́yìn gbógunjà lé ní ẹ gbógunjà Abubakar àti Umar náà nù àmì Allah kó sọ akó níbi nifaq àti gbogbo àkàtí ń kọ̀yìn sí nifaq so inṣáàlá adùn bí lé ní a hádà wa sallallahu wasallam على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته